أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات ربي وسلامه عليه أما بعد أدكفل وبا أطروا عليكم إكيولون أتيانوري أتوري أجنجتان رقبا النبوة محمد sallallahu alaihi wasallam àti gbogbo àwọn ará alẹ́ annabi àtàwọn sọ̀hábà annabi àti gbogbo tí ma ń tẹ̀lé lánàá annabuwa muhammadu sallallahu alaihi wasallam tí ó fi dìjọ́ alkiyama olùwàmásá kàwà náà kúnnú wọn o amin lẹ́yìnà mú kí gbogbo ẹ̀yàn ọmọ ya mi tí apàdé fi baitin min buyutillah lọ́kànnú àwọn ilé olùwọ́ba tá ń ní mọ́ṣálásí ní àárọ̀ tòní gbogbo tí a bá wí tàbà gbọ́nbí ọlọ́mọ́sàjọ jẹ́ ìtàfèrí ọnú rẹ̀ ọlọ́run kò fi ohun tí ọ fẹ́ òun ni kò fi sí ẹn tí ó sọ̀rọ̀ lẹ́nu bó ti fẹ́ káwa náà gbọ́ òun ni náà gbọ́ kọlọ́n wá jẹ́ kí gbogbo ọjọ́ sórí rẹ̀ látara bẹ́ẹ̀ fi dúnìyà wa sọ̀rọ̀ láàárọ̀ tòní gẹ́gẹ́ bí àdéhùn tí dárùsù ta ṣe kanyìn bóyá bí sunday tọ̀hún ní inú sharhu kitabi tawhid nígbàtà sọ̀rọ̀ ń pa la ilaha illallah muhammadun rasulullahi sallallahu alaihi wasallam ma wá júwé ọ̀rọ̀ al'imamu wahba ibn munabbah ọ̀kannu àwọn àgbàfà àwọn asíwájú wa dáadáa tí wọ́n wá bí léèrè pé alaysa la ilaha illallah miftah aljanna ṣe kèèsì la ilaha illallah òun ni kọ́kọ́rọ́ aljanna níbí o ń bèèrè yíwá bèèrè ní bèèrè pé ẹmọ́ ulẹ̀ wàhálà wa mọ́ bíyàn bá lákìídà bí ọba lákìídà bọ́bá ṣe bídíà bí ò ṣe bídíà kọ́dà bí ọba kírùn náà bí ó sì kí dédé sọ́sá ti ní la ilaha illallah annabi sallallahu alaihi wasallam sì ní la ilaha illallah miftahul janna pé kalima yìí kò sọ́bà kan tó tó jọ́sìn fún àfọ́bá allah annabi lóhun ni kọ́kọ́rọ́ alìjanna bẹ́ẹ̀ ni lóòtọ́ àmọ́ ká má bá sí gbọ́ gẹ́gẹ́ bí ẹni tó bí alimamu wahba ibn manabba bó ti fẹ́ sí gbọ́ òun ni mọ́ ṣàdéhùn pé àlàyé táwọn alfáà wá ṣe ń pa pé la ilaha illallah kọ́kọ́rọ́ ni àmá bí imamu wahba bí munabba ti wí o ní alra'aita miftahan bila asnan ǹjẹ́ wọ́n rí kọ́kọ́rọ́ kan rí láyé tí ó lẹ́yìn ẹ̀yìn kọ́kọ́rọ́ kọ́kọ́rọ́ tẹ́ni kọ̀ọ̀kan wá bẹ̀bá nẹ́bí bá ní la ilaha illallahu ní kọ́kọ́rọ́ alìjánná ìjà wá rí kọ́kọ́rọ́ kan tí ò lẹ́yìn rí kò sí alìmáàmù wáhàbà wá ní torí náà in àtẹ́ta bi miftahin lahu asnan futiha laka wa in àtẹ́ta bi miftahin biduni aw bila asnan lam yuftah laka bíyàn bá wá dé alkiyama tí ó mú kọ́kọ́rọ́ tó léyìn lọ́wọ́ ìyẹn ni pé tó mú la ilaha illallahu tó léyìn rẹ̀ lọ́wọ́ gẹ́gẹ́ bí kọ́kọ́rọ́ àwọn sílẹ̀kùn aljanna fún lóòtọ́ bá nẹ́bì ti wí ètà nẹ́bì wínú sallallahu alaihi wasallam àmọ́ bíyàn bá wá alkiyama pẹ̀lú ẹwọ̀rọ̀ làákàí ńláńlá táwa náà lè fi ọkàn tọ́ ká má tanra wa la ilaha illallah miftahul janna la ilaha illallah ní kọ́kọ́rọ́ aljanna àmọ́ bá ti mọ̀ pé gbogbo kọ́kọ́rọ́ ló léyìn níjọ́wọ́ náà bá kán gbogbo eyín ẹnu kọ́kọ́rọ́ lé ni kọ́kọ́rọ́ mọ́tò rẹ̀ ni ṣé la ilaha illallah ta nabi pè ní mẹ́fútáhù òun náà léyìn o bẹ́yẹn bá fẹ́ kí la ilaha illallah o sílẹ̀kùn àlìjánà fún àbí kó mú kọ́kọ́rọ́ tó léyìn lọ́wọ́ èyí yìí làwọn àfá wa ń pè ní ṣùrútù la ilaha illallah kí wọ́n pè ní kíni àwọn májẹ̀mú la ilaha òun ni àátara wà jí lórí ẹ̀ lónìí pé la ilaha illallah tẹ́yàn ń kún lórin àbí tí ń jó àbí tí ń kígbe tí ó bá sí àwọn eyín rẹ̀ yí ń bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí alimamul jalil wahba ti wí lam yuftah laka ọkàn mú kọ́kọ́rọ́ lọ́wọ́ lọ́kàn ma bí yan ẹnu ọ̀nà lẹ́kùn ní àbá mú kọ́kọ́rọ́ tí èsì tí ẹ̀ àbómú kọ́kọ́rọ́ tó yìn rẹ̀ ti kán èyàn bá wà dó ń bẹ̀ fún wákàtí kan yọ́kàn ma yìn náà nígbà ah, kíní yóò sì kọ́kọ́rọ́ rẹ̀ náà sì ní nígbàtí yíò bá ti dúó àbó ti kán lam yuftah lak ọlọ́mọdé mọ́síwá ládọ́run mọ́tọ́ eléyìí ni al-imam Wahba bin Munabbah rahimahullahu ta'ala nínú àwọn àsíwájú wa dáadáa wọ́n fi ṣe wá láǹfààní ká tó wá mọ́ ka àwọn mọ́jẹ̀mú la ilaha yìí ẹ̀dàkùn ẹjẹ́ ń pa kíèsí wa àwọn ẹwòrú ọ̀rọ̀ yìí bó ti wúwo tó bọ́gbọ́n sì ti pọ̀ mẹ́ tó ọwá pọ̀ kanrin bẹ́ẹ̀ táàrí lọ́dọ̀ àwọn àfáà dáadáa àwọn àfáà súnnà a sẹsẹ̀ ma wá wọ́rọ̀ fìlọ́sọ́fà kan Plato Socrates gbogbo eléyìí mùsùlùmí ò ní díẹ̀ wàláhì fíìmá àtọ́nà lọ́hùn ó ntọ́lọ̀ ń ṣe fún wa látara bọ́ẹ̀rọ ẹgbọ́n ọ̀rọ̀ ẹ̀kọ́ náà lèyàn bá lóun fẹ́ mọ́ kó wo síbi táwọn àlfáà dáadáa bí tí wọ́n ti wí ààrẹ kọ̀kan bẹ̀ tí ó pọ̀ inú ọ̀rọ̀ tí alìmọ́mù tó wà lákọọ́lẹ̀ tí mọ́mù wá gbà tún wí ọláwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó pọ̀ tó gẹ́gẹ́ bí i bá ń ronú sí ọ̀rọ̀ ọlọgbọ́n gbà ní alìmọ́mù wá bá bí mìíràn bà lówó yé jọ kan ló ní mammadahaka bima laysa fik dhammaka bima laysa fika man madahaka bima laysa fika dhammaka bima laysa fika èyàn bá wa mú láwùjọ wa yìí púpọ̀ alimamu wahba ní ìjọ tí ọba ti gbẹ nìkan láyé kọ́ ma yìn ọ́ pẹ̀lú tọ́ ọmọ pé kò sí lára rẹ̀ ń pé ń bẹ ìròyìn tí èsè tí ẹ ń fi yìn ọ́ àwọn bàbá wa àwọn ni wọ́n ṣe báyìí jọ báyìí àwọn ni wọ́n ṣe ìwọ náà sì mọ̀ pé rọ́ ní ń pa àbáwọn ẹ̀gbọ́n wa àbáwọn ọ̀gá wa àbáwọn aṣáájú wa ó sì mọ̀ pé gbogbo ń tí ń wí tó lóhun fi ń yìn ọ yìí bí máa lẹ́ìsá fíìkà àpọ́nbóró ni alìmọ́mù wáhábàbí mìnàbà ní máa retí o ìjọ tí ó dé yàgbó mọ́ka bí máa lẹ́ìsá fíìkà ìjọ tí bá wá ń bú ọ náà tó ẹgbérú ìbú wọn sí lára rẹ ẹnu rí ọwá gbà kọ wá pé ìrọ́ ní ń pa o ma retí ijọ́ tí ó wà wí tí ò sí lára rẹ̀ náà bíjà bá dé tí ó lóun fi ń bú ọ àrọ̀rọ̀ alìmáàmù wahba ibn munabbah ni àwọn ọ̀rọ̀ hikam nínú àwọn ọ̀rọ̀ alìmáàmù wahba náà alìmáàmù wahba ni ajibtu min unasin yabkuna ala mautil ajsad wala yabkuna wala yabkuna ala mautil arwah alìmáàmù wahba ni imma òun ṣe mọ̀ ń pa àwọn èèyàn kan tí wọ́n ń sunkún tó ń rí wọ́n ní kí ló dé wọ́n ní àlàmọ̀yìn ló kú là ń sunkún rẹ̀ alìmọ́mù wábà wá ní in tí wọ́n ń sunkún sí yìí ń jọ wọ́n rí pé ara rẹ̀ ó kú ni wọ́n tó ń sunkún bẹ́ẹ̀ ọkàn rẹ̀ ti kú láìmọ̀yọ ọdún sẹ́yìn ẹnìkan sunkún ẹni tẹ́ ń kí alkùránì fún tẹ́ ń tọrọ ọlọ́run fún tẹ́ ń sọ̀rọ̀ àdífì fún ẹni tí wọ́n ń pẹ́ àfọ́ ọlọ́lọ́n lọ́wọ́ tí tó ń bú ẹ̀rin gbá ṣe yíò ní àbí àọ́dá ọyẹ̀ ojúmílọ ọjọ́lọ́n lọ àpàdé lálìkẹ́ wọn àtàlìkẹ́ àmọ̀ gan ló ti ẹ̀dá ọláyọkàn ló kú ọyẹ̀kẹ́rù ọbáyàn gan bá dẹ́rù ọlọ́n báyàn alìmọ́mù wáhàbà ní ẹmà ní ẹni ara rẹ̀ wá kú yọkàn rẹ̀ ti kú bọ́yọ́dún márùn-ún sẹ́yìn ọdún mẹ́wàá sẹ́yìn ẹnìkan ọmọdé lé wù gbẹ̀nlé wọn ó sunkún gbẹ̀nlé wọn ó dárú ẹ̀ pé à ah, ìwọ́n sì ń gbé bọ́dì lásán kí tí ọ̀ sọ́kàn bẹ̀ mọ́ ìyẹn ni pé máa takọlù in ti ń jẹ́ ìbẹ̀rù ọlọ́run lọ́kàn in ti ń jẹ́ gbogbo àwọn àrùn tí má dàmú ọkàn táwọn àfá ń pè ní amrodul kolob ó ti kó alimamu wahba bin munabba ni ìmọ̀lélé yìí inú tó yẹ kéyàn ó sunkún sí kábanú jẹ́ sí ni a bá rí ẹni tọ́kàn rẹ̀ bí tọ́kàn rẹ̀ kú pé a ah, ọkàn tí ẹ sì kú débi pé wọ́n ti ẹ̀ ń dẹ́rù ọlọ́run ó bọ̀ ọkọ̀ bọ̀ wọ́n dẹ́rù alkiyama ó bọ̀ ọ̀tí ẹ̀ mìíra torí náà ọ̀pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ alimamu wahba bin munabba wa ghayrihi min al-ulama tó pé ní bàbá ń pọ́dàbò ìpọ́rọ̀ ọlọ́gbọ́n kankaná là ń fẹ́ ni toríṣẹ́ ẹmọ ewu tí ń bẹ ń bi kíyàn ọmọ wá ọgbọ́n lọ́ọ̀dọ̀ kèfèrí òun ni pé o ní padà mọ̀gbà tí kèfè kúfúrú rẹ̀ àìgbọ́lọ́ngbọ́ rẹ̀ náà padà mọ́ kó sínú ọgbọ́n tó ọlọ́run kọ́ lọ́dọ̀ ẹ̀ òun ló fi léwu bí wọ́n bá mọ̀ kó fẹ́ kọgbọ́n náà kọwọ́ ẹni tó ṣe pé ní àà kọ́dà ń bí ọ̀rọ̀ ẹ̀sìn náà alhamdulillah ó ṣe tẹ̀lé kọlọ̀n kọmọsà sàmànàwà kèèsì wá ṣe pé kò sí ló jẹ́ kí máwọn examples yìí wá tàbà pé à bàbá ń wọ́rọ̀ ọ̀rọ̀ ọgbọ́n àníri lọ́dọ̀ àwọn àfá àníri lọ́dọ̀ àwọn súnnà gbogbo ẹ̀ náà ní ń bẹ ò kí o béèrè kọlọ̀n kọmọsà sàlékún ìjẹ́wọ̀ rí kọ́kọ́rọ́ kan rí láyé tí ò ní èyí bí la ilaha illallah náà ṣe rí nù àwọn wọ́wá lè yín la ilaha illallah àwọn alfa látàrí alìmọ́mù wahba àtàwọn tó dé lẹ́yìn wọn wọ́n wá gbìyànjú wọ́n wọnú al-Qur'an al-Karim wọ́n wọnú súnà annabuwa Muhammad tí wọ́n ń pè ní ṣòrótó láìláha ìlàlọ́ kí láwọn mẹ́jẹ̀mú láìláha ìlàlọ́ àkọ́kọ́ nú àwọn mẹ́jẹ̀mú yìí alìlmù alìmùnáfí lèljàl nínú eyín láìláha ìlàlọ́ tọ́lọ́wọ́ jẹ́ kí kọ́kọ́rọ̀ tẹ̀mí àtẹ̀yìn kó ní gbogbo eyín yìí ta'ala.

إلا الله واستغفر لذنبك فاعلم أنه لا إله إلا الله أشياء الواني الأمة إما العلم المنافي للجهل èyàn gbọ́dọ̀ mọ̀ kí ni túnmọ̀ la ilaha illallah àkọ́kọ́ tí èyàn kọ́kọ́ wá nú èyí la ilaha illallah wọn ẹjá wá orísìírísì ìtumà táwà náà ń gbọ́ tí wọ́n ń tú la ilaha illallah fún wa ẹlòmí àpẹ́kọ̀sọba kan àfọ́lọ́n ọba pọ̀ gbogbo ìlú lọ́fẹ́ lọ́ba àti ìlú kékeré àti ìlú ńlá ara bí ti ń sí la ilaha illallah gbọ́nù sẹ̀ríbìyàn bá ti mọ ilé alìílmù alìmọ̀náfí liljahal táìmà kan ọ̀bá àyàn débi kọ́ mọ́mọ̀ túnmà la ilaha illallah ẹ̀yìn náà rí pé la ilaha yọ bẹ̀rẹ̀ sí ní túnmà torí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń pé la ilaha illallah nísìn pé àgbọ̀dọ̀ kọ̀sẹ́nìkan tó tọ́ fún kásígíní kájọ́sìn àfikẹ́ lọ gún òkè kan o àbí nkankan ṣẹlẹ̀ pé a ẹ̀lọ àwọn ayé ní bẹ́ndì ẹ o sẹ́mọ̀ kó gbogbo eléyìn tí ń nẹgẹ́tì kíni la ilaha illallah onípe ẹ̀dàkùn àkọ́kọ́ tí ó jẹ́ kí la ilaha wúlò fún yà oníkàmà túnmọ̀ntàwí lẹ́nu gan ìtúnmọ̀ntàwí ni pé la ma'abuda bihaqqin illallah kọ̀sẹ́nìkan o tó tún lẹ́tọ̀ sí lódodo kájọ́sìn fún pẹ̀lú gbogbo tí ń jọ́nà jọ́sìn àyàfolúwọba Allah nínú àwọn ọ̀nà jọ́sìn tá nẹ́bì júwe fẹ́mì rẹ̀ sallallahu alaihi wasallam annabi ni addu'a'u huwa ẹni ọwá wí tó jí láàárọ̀ àbí lọ́sàn náà ló wí àbí lálẹ́ni tó ní la ilaha illallah sọ́yà tó gbọ́ yá ṣéwù lẹ́nu rẹ̀ kí nǹkan kan ó dé kí wọ́n wá sọ fún pé mọ̀ pé yá ṣéwù kíní kan àbí wọ́n tún wá páwọn fún ládùá kan yá jákíjákí ń tí èso kọ ọlọ́run ń pẹ̀lòmí lẹ́yìn ọlọ́run bí ìgbà téèyàn ń so nǹkan láàárọ̀ tó sì tún dìrọ̀lẹ́ ti ń tù bọ́rọ̀ rẹ̀ ti rí nù torí náà ẹ̀dàkùn bàbá ń wí láà ìlàáha ìlàlọ́ ẹjá mọ̀túnmà pé ń tàn wí ni pé kọ̀sẹ́nìkan tí ọ lẹ́tọ̀ kájọ́sìn fún mọ́ lẹ́yìn ìtaní lẹ́yìn olúwọba ti ń jẹ́ allah torí pé àṣẹ ọlọ́run nínú torí náà àkọ́kọ́ eyín ma bá bí wá pé kí ni àkọ́kọ́ eyín tí la ilaha ní tí ó fi jẹ́ kọ́kọ́rọ́ tí ó lè ṣílẹ̀kùn àlìjánà fún ẹni tí ń bá ń wí ẹni tí ń bá ń lò òun ló as-sidqu as-sidqu la ilaha illallahu ọgbọ́dọ̀ jẹ́ lóòtọ́ ọtí mọ̀túnmẹ́ ọwá ń wí ó sì gbà pé ń tó ń wí yóò dodo ni as-sidqul munafi lin-nifaq ẹni tí ó pé ọ̀tọ̀ ni tí ń wí jáde ní ẹnu ọ̀tọ̀ ni tí ń ṣe ń bẹ ní ọkàn nínú tí ò ní jẹ́ kí la ilaha illallah ó wúlò fún yà òun ní kíyàn ọmọ parọ́ pẹ̀lú la ilaha illallah pé parọ́ ìyẹn ni pé ń wí lẹ́nu àmọ́ kò gbà pé bó ti rínú gbogbo ẹni tí ń wùwà pé à lẹ́yìn ọlọ́run àfẹ́yàn ọ̀sìn tó ń pé la ilaha illallah al-Qur'an al-Karim nínú suratul Baqarah ẹjá wòye sí ọ̀rọ̀ ọlọ́n tó ní wàmínà náàsì bá ń yà kúlù àmánà bèlà wàbílì yaumi al'afir wà máa hún bí mọ̀mìnì ọlọ́n ní ẹ̀rí inú àwọn èèyàn wọn pọ̀ yà kúlù àmánà bèlà láìlá náà kọ́dá wà bil yawmi al-akhir kọ́dá gba ọjọ́ gbéǹdé alìkìyàmà gbọ́ olúwa ní síbẹ̀ náà wa ma hum bi mu'minin wọn ò sínú mọ̀mìnì o lọ́dọ̀ ọlọ́run kí ló fà yukhadi'una Allaha walladhina amanu sísọ pé àmànà billahi agbọ́lọ́wọ́ ọba gbọ́ wọn kọ́rọ̀ páwọn tán ọlọ́run ni ìgbà ẹ̀já wí kárọ́nà lọ èyí tá ń pè ní mànáfìkì tó ẹgbẹ́ ń tá ń wí lẹ́nu ọyapa sí kíni ọyapa sí ní bẹ̀ lọ́kàn wa gbogbo ẹni ọba bárù la ilaha kò gbọ́dọ̀ nírọ́nú kò gbọ́dọ̀ lẹ́tànnú gbogbo ọjọ́ tó bá ti di pé ọ̀tọ̀ ní tẹ́yàn ń wí lẹ́nu ọ̀tọ̀ ní taari níta tí ń ṣe àmọ́ bọ́bá padà délé tẹ́nìkan orí àbí nínú rẹ̀ fún rẹ̀ ọ fún tí ń wí lẹ́nu olúwa ní wà máa Allaha walladhina amanu wọ́n rò wọ́n rò pá wọn tàn àwọn mùmìní wa ma yakhda'una illa anfusahum wa ma yash'urun olúwa ní wọ́n tẹ́ nìkan o àyàforí ara wọn ni wọ́n tàn e wa ma yash'urun ẹnu pé wọn kàn mọ̀ ní bọ́bá ikú wọn mọ̀ ní àwọn náà bá ti sẹ́rí padà kó bí rú òun ni kó se pé la ilaha illallah tàn wí pẹ̀lú òdodo tọkàntọkàn bí n tí ń bẹ̀lẹ́mi wa òun náà là ń wí jáde ní orí ahọ́n wa eléyìí ní tọ́ka pé yẹn jẹ́ mùnáfìkí níbi wíwí la ilaha illallah ash-shartu la ilaha illallah ní tí ó fi jẹ́ kọ́kọ́rọ́ tí ó lè ṣílẹ̀kùn alìjánná kọlọ̀mọ́sà síbẹ̀ fẹ́mi àti wọ́ aliyaqin la ilaha illallahu ma aliyaqin aliyaqin ní kí nǹkan dáyàn lójú kí nǹkan sí kí ni kọ dáyàn lójú ọ̀tọ̀ ní ilmù ọmọ ọ̀tọ̀ ní sídíkù pé a ah, bí tí ń wíhun bẹ́ẹ̀ náà lórí lọ́kàn ẹ̀ àmọ́gbọ̀dọ̀ ní kí ni aliyaqin ọgbọ̀dọ̀ dá olójú ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń kírun lónìí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń gbààwẹ̀ lónìí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń ṣe la ilaha lónìí kò dá lójú gbogbo ẹni tẹ́ bá rí tí ń bá ẹjẹ́ fún ilá pẹ̀júwé kan gbogbo ẹni tẹ́ bá dọ́rọ̀ islam kalẹ̀ pẹ̀lú ẹ̀sìn mi gbogbo ẹ̀sìn yóò tí ọ bá rí islam ẹjọ́ <laughs> ẹ̀dàkùn sí ìsìláàmù dáyìn lójú la ilaha illallah sàtíntì mbẹ̀mbẹ̀ kò sí gbogbo ọjọ́ tí yẹn bá ti ń sọrú nǹkan báyìí àbóní láníyàn bẹ́ẹ̀ pé bóyá bí yẹn bá laago náà ò lè wà àlìjánnà bóyá bí èyàn bá ń lọ gún kèkàn náà bóyá lè lídì rẹ̀ lọ àlìjánnà implication rẹ̀ ni pé ibi ọwọ̀ ọ̀dá olójú òun lọ̀nà ọ̀la ìmọ̀ kó bá la ilaha ẹ̀dàkùn al-yaqin la ilaha illallah kò gbọ́dọ̀ síyè méjì mí lẹ́yìn rẹ̀ ya ọdá mi lójú ni òun ní asẹ̀sẹ̀ kọjá àdánwò ọdọọdún tí ma ṣẹlẹ̀ ẹ̀ẹ́dàkùn ṣe ká jẹun kérésì ẹ̀ẹ́dàkùn ṣe yẹn kíyàn kérésì ní assessment tèmi yẹ̀kínu wa ni ò tó tí ń fa gbogbo orú béèrè yìí lọ́dọọdún bí a ti béèrè ẹ̀ lọ́dún yìí ọbàdọdún tí ń bọ̀ wọn ó tún béèrè ọbàdọdún tó tún tẹ̀lé wọn ó tún béèrè ní pé ah, àwọn náà ń se tí wọ́n ní káwa náà bá wọn kákan kí wọn kákan wọ́n gbóúnjẹ wá fáwà náà because tún mẹ́ ní pé bọ́yá tí wọ́n náà já sí ìjọ kan bọ́yá ibi tí wọ́n náà wà yí bóyá náà já sí bẹ́yàn bá ti ń bárù yíhun lọ bá ọlọ́run lálìkìyàmá ọ̀nẹ̀gẹ́ẹ̀tì kíni ọ̀nẹ̀gẹ́ẹ̀tì tẹ́yàn ń wí lẹ́nu o ìtumọ̀ la ilaha illallah òun ni pé mọ́ gbà tọkàn tọkàn kò sì rújú iye méjì ò sì sí ń bẹ̀ lọ́kàn mi pé ojú ọ̀nà ní gbogbo èyí tó bá yàtọ̀ síbi èyí tèmi wà yìí ọ̀nà kọ́ la ilaha illallah ní eh, la ilaha illallah òun ni pé kéyàn ó ní àrídájú lórí tí ń wí lẹ́nu pé bó ti rí náà nù la ma'buda bi haqqin illa Allah inú hadith Abi Hurairah radiyallahu ta'ala anhu Abu Hurairah gba hadith wa ibi tí sáàrin ìlú tí wọ́n ń pè ní haitu bí bustanu bí ọgbọ́ oko annabi wa wí fún Abu Hurairah radiyallahu ta'ala anhu pé gbogbo ẹni tó bá pàdé lẹ́yìn jùdìránù lẹ́yìn ògiri yìí annabi fògiri kan sàpèjúwe yashhadu an la ilaha illallah tí ń gẹ́rí qalbu fabashshirhu bil janna anábi ni gbogbo ẹ̀ntọ́ bá rí tọ́ bá jáde ń bẹ̀wọ̀n o tí ń sin jẹ́rí pé kọ̀ sọba kan àfọlọ́run àmọ́kọ̀tán síbẹ̀ o mustaiqinan bihi qalbu tí ẹ̀mí rẹ̀ yẹ̀kínù bí wọ́n ti mú yẹ̀kínù náà tọ́ dá lójú bẹ́ẹ̀ ah, illallah anábi ni rẹ̀ níbẹ̀ bashiruhu bil janna fún onírò pé yọ́ wà lè janna torí náà eléyìn lè rí inú àwọn ẹ̀rí tó pọ̀ táwọn onímọ̀ ma lò lórí pé nínú in ti ń jẹ́ kí la ilaha tí ó fi wúlò fún yàn lálkìyàmá tí ó fi síṣẹ́ tà nábi ní yóò se pé miftahu aljanna الصدق المنافي للنفاق، ẹ̀kẹta اليقين المنافي للشك. lishak gbogbo ibi tí yẹ méjì bá wọ nínú ọ̀rọ̀ ẹ̀sìn eh ima bàjẹ́ ni o ẹ̀sìn ní tí ó dáyàn lójú 100% 99.9% ń bí ọ̀rọ̀ la ilaha illallah kò wúlò àfikọ́ dáyàn lójú pé in tí ń wí yìí bẹ́ẹ̀ náà lórí 99.9% ọ̀nà tí mọ́ wà yí òun náà lọ́nà ìgbà òun ni la ilaha illallah ni ó tó wúlò fún yà ni ó tó sílẹ̀kùn aljanna kọlọ̀kọ́ ma ṣá se bẹ́ fún ẹnìkọ̀ọ̀kan wa torí náà ó di májẹ̀mú mélòó nínú méje aṣáàrùtò rọ́ọ̀bẹ̀ májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹrin nínú táwọn àfáàsẹ̀ wádìí jìnlẹ̀ pẹ̀lú ẹ̀rí ẹ̀ríkẹ́ bá ti wí kan imma ẹ̀rí májẹ̀mọ́ ẹlẹ́kẹrin alkobol alkobol àsílá ilaha illallah onídìíkẹyàn accept mini rẹ̀ náà kọ gbà kí wọ́n wí fún ọkọ̀ òsìsẹ́ gíní kò sì gbà qala Allahu azza wa jalla olùwàsọ̀nà al-Qur'an al-Karim pé ẹ̀ẹ̀ ibi tó lùwà ti ní àhàá nígbàtí ọlọ́run sọ́rọ̀ àwọn kèfèrí tí wọn ní la ilaha illallah ẹwọ bí ọlọ́run tí ó bọ́lọ́run tí ròyìn wọn innahum kanu idha qila lahum la ilaha illallah yastakbirun innahum kanu idha qila lahum la olúwa nínú ròyìn àwọn kèfèrí onígbàtẹ̀ bá gbí fún wọn pé a lọ́mọ o lọ́gbà o jí ó yí ọbẹ̀ o pé la ilaha illallah kí lẹ́rí ní reaction wọn yastakbirun ìgbéraga ìyẹn ni pé a se yẹn lè máa kírun o lè máa gbàwẹ̀ o lè máa se tọ́lọ ní kó se àmọ́ kò sí gíní kọ̀gbá kìí se pé gbígbà tí ò ní choice ní ni, ni nígbàtí èyàn pé àkú onímọ̀sọ́ ń bì kan bí wá sí kan jó ní mo ní ọ gbọ́dọ̀ rí ọlọ́run bí ọlọ́pàá èyàn gbọ́dọ̀ rí ọlọ́run bí gíní sẹ́mọ́ perception wa pẹ̀lú ọlọ́pàá ọlọ́pàá báyá kó sùn látàárọ̀ dálẹ́ nítorí wa ọwà <laughs> núrùn <laughs> nítorí gíní nítorí tiwa tí ó gbé sí ọlọ́pàá kalẹ̀ nú o àmọ́ average èyàn tó bá rí ọlọ́pàá ẹ́ in tí ọlọ́pàá dúó pé ká má ṣe bí ọba ti sí ń bèèyàn ó ṣe bí ọba ti sí ń bèèyàn ó ṣe kíni àbí tọlọ́pàá ti ẹ̀jìnà ẹgbẹ́ tí ń wa mọ́tò tí wọ́n ní a máa dé kíni ọmọ dé seatbelt ní ti torí ti rosebti tí ó mú yẹn ní seatbelt àbí torí tara jẹ́ àmọ́ ọgbẹ́ni ọba rí wọn kọ́dẹ̀ lómi ó tó gbọ́n pé àwọn olùsí tún ti dé àyà sáàjì ń dé kíní gún ó ni pé à ń ṣe pé bàbá kú ṣe nísìnyí wọ́n jáwé fún wa gbogbo ẹni tí máa ń sin lọ́hun sin pé bàbá kú sin nísìnyí ó kàn fìyàn sí náà ni kò wúlò la ilaha ọgbọ̀dọ̀ ní kíni alkọ̀bùl gbá ọ̀tẹ̀ lọ́rùn bó ti yí orí náà nù ọba tó dá gbogbo ayé ọba tó dá sánmà ọba tó dálẹ̀ ọba tó fẹ̀mí sí mi lọ́rùn ọba tó lè mú mi kó lórí ilẹ̀ ọba tó lè rí níríjẹ tó lè ní ìmọ́ rí àà ó tó sìn lóòtọ́ bọ́lọ̀ ti gbọ́dọ̀ rínú o kèsì pé yọ ọmọ wá wílá ìlàhà ìlàlọ́ àbí ọmọ kírun àbí ọmọ gbàwẹ̀ bí ìgbà tí wọ́n ń jẹ ń pa bàbá kú sí nísìnyí yọkàn múyàn lọ́nà ni bíyàn bá ti nírú èrò báhùn ìtúnmẹ̀ ní pé lẹ́ìsà fi la ilaha illallah alkobul àbí gbéraga gẹ́gẹ́ báyà kùránì ti wí innahum kanu idha qila lahum la ilaha illallah yastakbirun ẹ̀dàkùn inú èyí nínú májẹ̀mú ti la ilaha illallah ní báwọn alfáà ti ومن سنة رسوله صلى الله عليه وسلم ونقول لا إله إلا الله أكبر دوريكني القبول àwọn àfáà sàpèjúwe pé nǹkan méjì ni kọ̀búlù táwọn yìí fi máa hàn alkọ̀búlù bil kọlbí wọlkọ̀búlù bil lisan kíyàn ọmọ wọn ra rẹ̀ lọ́nà méjèèjì ni wọ́n ni bí yàn ọ̀pọ̀lọpọ̀ lónìí mẹ́ bá sọ ọ̀rọ̀ ọlọ́run fún pé ìtọ́lọ́run ọba fẹ́ nì ordinary lè kéyàn sọ pé a ó ti lè rí bẹ́ẹ̀ kọ́dà bọ́ padà sí wọ́n ní ẹni ọba jalè ọlọ́ni ẹgbẹ̀ lọ́wà ní ọwọ́ gígé bó ẹni ọba se sínà tó ti lọ́kọ àbí tó ti níyàwó òfin rẹ̀ ní òfin ọlọ́run òníkalẹ̀ lóko ní àwòkó ti jẹ́ kọ́dàbọ́ padà wá serú nǹkan bẹ́ẹ̀ a jẹ́ pé kò sí kíni ọgbà ọ̀rọ̀ ọlọ́run kọ̀tẹ́ lọ́rùn innahum kanu idha qila lahum la ilaha illallah yastakbirun ẹ̀dàkọ̀ ẹjá fi sí o òun làwọn onímọ̀ ní àwó tètè mọ̀ ọ̀rọ̀ tó bá ti sọ lẹ́nu á lè mọ̀ bọ́yọ́ ọ̀rọ̀ ọlọ́run tàà kí fún ọtí ọlọ́run àbí ọtí ọlọ́run àmọ́lọ́run ọba mọ̀ ìtí ń bẹ lọ́kàn rẹ̀ náà ẹ̀dàkùn ẹ̀jẹ́ a mọ̀ gbìyànjú kọmọ̀ ṣe pé ní láìláìláìláò tí ò ní ní ládàlá mọ̀ ṣe bí ọmọ ta ránṣẹ́ ẹjẹ má pẹ̀jú omi wà lèláhì mẹ́sàlùl ààlà mú kìníkà wá ń bẹ̀wà kọ́kọ́ fi lọ tún fi ọjọ́sẹ̀ mẹ́lẹ̀

odi mẹ́rin asharutul khamis májẹ̀mọ́ ẹlẹ́kàrún min ṣuruti la ilaha illallah wa min asnani la ilaha illallah al-mahabba al-mahabba òun náà súnmọ́ ìtí mo wítà yìí ọgbọ̀dọ̀ fẹ́ràn ọlọ́run ọgbọ̀dọ̀ fẹ́ràn la ilaha illallah ìfẹ́ ọlọ́run fún mùsùlùmí ó ṣe pàtàkì yíò wá padà sàlàyé fúnra wa kí là ń pè nífẹ́ ọlọ́run torí ìfẹ́ ọlọ́run yàtọ̀ fúnfẹ́ tí ọ fẹ́ èèyàn bíyàn bá níyàwó yọ fẹ́ràn rẹ̀ àbí bíyàn bá bímọ yọ fẹ́ràn rẹ̀ á fẹ́ràn àwọn òbí wa á fẹ́ràn àwọn ọ̀rẹ́ wa àmọ́kí ní jẹ́fẹ́ tọ́lọ́run òun lólúwá sàlàyé fún wa nínú al-Qur'an al-Karim nínú Suratul Baqara olúwa ní wa minan nasi man yattakhidhu min dunillahi andadan yuhibbunahum ka hubbillah والذين آمنوا أشد حبا لله يروي مؤمنين والذين آمنوا أشد حبا لله olùwà ni ẹ̀rì inú ọmọ ànẹ́bí adama o wọ́n fẹ́ràn ọlọ́run lóòtọ́ àmọ́ wọ́n tó fẹ́ràn nǹkan mí gẹ́gẹ́ bí ìfẹ́ wọn sí kíní bí ìfẹ́ wọn sọ́lọ́run ọ̀rọ̀ ńláńlá lọ́wà ń bẹ̀ o olúwọ̀ ọ̀kọ̀ fẹ́mi rẹ̀ bí mo ti wí ká fẹ́ràn in ti bá ń wù wá ìyàwó òyàn àwọn ọmọ òbí wa ilé ta kọ́ mọ́tò wa gbogbo tí ń dùn máa yàn lọ́kàn pé àà ah, mọ́ fẹ́ràn nǹkan báyìí kèé sí wọ̀ amẹ́rin bo ni ewu wa yuhibbunahum ka hubbillah ìjọ tí fẹ́ wa bá ti ṣe déédé ìfẹ́ta ń fẹ́ nǹkan olúwa nítorí pé àwọn tí ń jẹ́ mọ́mẹ̀ ní tí la ilaha illallah wọn dúó ashaddu hubban lillah wọ́n fẹ́ràn nǹkan mí o àmọ́ wọ́n fẹ́ràn ọlọ́run ju gbogbo tí wọ́n bá fẹ́ lọ ẹ̀tún wa hadithi mi káfi túnmà al-Qur'an al-Karim yìí <clears throat> annabi sallallahu alaihi wasallam ni thalathatun man kan bẹ gbogbo ẹni ọlọ́run bá ní ọwà nù kan nù mẹ́tẹ̀ẹ̀ta yìí yóò mọ̀ gbádùn ìmánì bí ìgbà tí yàn ń gbádùn ẹ́ ọba ìpé yẹn lè yàn mọ̀ jẹjù káké bí ìgbà tí ń gbádùn ìyàn àbíjú yẹn lọ àṣí ìmánì ní halawa ọlọ́nkọ́ mọ́sà àjẹ́kẹ́ mẹ́rẹ̀ ọ gbádùn ẹ̀ wàlá ìmánì ní halawa al-imam ibn al a wà nú dẹ̀ra kan àwọn ọba tí ń bẹ ní pálásìsì wọn tí wọ́n bá mọ̀rú gbádùn tá ń gbá àláwà yìí wọn ọba jà wá lógún lórí ẹ̀ pé ilé ìpọ̀ ẹ̀fà wà náà bẹ́ àmọ́ púpọ̀ wa lónìí ìyá àti ẹ̀mọ̀ pé ìmọ̀ni ní àláwà anábìlá àwọn kankan bẹ̀bẹ̀yàn bá ní mẹ́tẹ̀ẹ̀ta wájádà bìhínná àláwà tàl ìmọ̀ yọ́ mọ̀ gbádùn ìmọ̀ kí ni túnmà kí ni àpẹẹrẹ pé yàn gbádùn imani ẹwọ́bá nẹ́bí sọ́sọ́lá ti júwe inú hadithi sab'atun yudhilluhumullahu yawma la dhilla illa dhilluh pé ọkùnrin kan bẹnu àwọn tọ́lọ́run ó fi sínú bògì rẹ̀ lálkìyàmá níjọ́ tí ó bá sí bògì kankan bóòlà nẹ́bí júwe rẹ̀ rajulun qalbuhu mu'allakun bil masjid ọkàn tí ẹ̀bí ìgbà tí wọ́n so mọ́ mọ́sálásí ni <laughs> bẹ́rùn kan bá parí sọ́kí zúrì tánísìn tọ́ lọlé rẹ̀ bọ́bá tó ti tóbi ah, wọ́n ìpẹrún ní àyí ọmọ sékèsé pé agò yí léjì torí pé ọmọ rú adùn ẹlòmí ọ̀gbádùn kọ́ wà nù mọ́sálásí ẹsẹ̀ ọmọ ìjò ni bí ma mọ́ bá pẹ́ jù lórí ìran kọ́nà bí tí ṣètọ́ ni lẹ́lòmí ìdé yọ́wà dóńta mọ́sálásí ọmọ rojọ́ èyí tí ó fi wọlé kí ọ yàn náfílà gbẹ̀rún dúó

ah bilal pẹ̀rún fún wa ká gbádùn sallallahu alayhi wasallam arọ́ha ká sinmi gbogbo ọkàn wa ti ń gbé tí ń gbé gẹ́lẹ́gẹ́lẹ́gẹ́ yìí bilal pé fún wa kí gbogbo ọbalẹ̀ halawatul iman ń gbé èyàn bá tó dé lẹ́vù ní ọdún lẹ́vù kíni ẹni tí ń gbádùn imani ọlọ́nkọ́mọ́sà ẹ̀dàkùn inú tí ó yẹ ká bẹ lọ́hun rẹ̀ ní kọ́lọ́hun ọ̀rọ̀ zaka wa ní halawatel iman sẹ́ríjọ́ tí ìyàn bá ti ń sin lọ́hun tí ń tí ń kánjú pé ó yẹ kó ti tán kẹgbánu ẹ̀ gbogbo orú ẹ̀sìn tí àṣọ ti gbà tíyàn bá ní nǹkan míì tí bọ́yá oníṣẹ́ kan tó fẹ́ lọ sí bọ́bá ti kó masalasi èyí wọ́n pé kọ́ wá fi pàṣẹ rẹ̀ la àmọ́ tó bá ti dàṣàyàn pé ní gbogbo ọwá masalasi ni ọlọ bí wà sí ni wọ́n pè síbi tọ̀rọ ọlọ́run ni tí ẹsẹ̀ ọmọ ẹjọ́ kè gbádùn rẹ̀ ń se ń tú láàsì nù ọyẹ kò fi èsì rẹ̀ almahabba kíyàn ọmọ nífi ọlọ́run àti tọ́lọ̀ la ilaha illallah hadithi ni gbàgbé ẹjẹ́ ń ká lídẹ̀ fún yí annabi ni ẹni ọba ní yọ́mà ní kí ni halawatu al'iman annabi ni an yakuna Allah wa rasuluhu ahabba ilayhi mimman siwahuma kó ipé ní ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ kífẹ́ wọn borí lọ́kànyà gbogbo nǹkan mi lọ nígbèyàn bá tó dé lẹ́bù ní wájádà halawata al'iman yóò wá bẹ̀rẹ̀ sí ní ma gbádùn imani ìran wà di bí ìgbà tí e, èyàn ń jóyè àwẹ́ wà di bí ìgbà tí wọ́n fi yàn jọba wà láìtẹ́ bára wọn tó ti rọ̀ lọ́rùn bẹ́ẹ̀ bí ti rínú gbogbo ẹni tí ó ma wo pé ní ọmọ ń pé ẹ̀ bọ́yáwé ó di 29 àbí ó di 30 ẹlòmí fẹ́ ilé sàdúà pé lọ́tọ̀dún ikọ́ ọgbọ̀dọ̀ pé ọgbọ̀n lọ́dún yìí ó ti sú lẹ́nu 29 days inú ọdún kan ó ti sé kíní ó ti sú irú eléyìí àfi kíyàn gbìyànjú kọ́ ma rí halawa imani kíyàn ma gbádùn ẹ̀sìn ọlọ́run ara tí ma wá múyàn délẹ́wù yìí annabina yakuna allahu wa rasuluhu ahabba ilayhi mimman siwahuma ìjọ bá ti di pé èyàn fẹ́ràn ọlọ́run ó sì fẹ́ràn òjíṣẹ́ ọlọ́run jú gbogbo nǹkan mí lọ òun la fi padà sórí àyà wàlàdínà àmànú àṣàdù hubban lillah torí náà tí ń jẹ́ fẹ́ ọlọ́run tàà ń wí kò kí ọmọ fẹ́ràn nǹkan mí àmọ́ ń jọ tí fẹ́ tọlọ́run bá ti ṣe déédé lọ́kàn rẹ lójú rẹ lára rẹ gẹ́gẹ́ bí ìfẹ́ tọlọ́run fi o àbẹ́ ìjọ ti ẹ̀wà burú jù ní kíyàn fẹ́ràn nǹkan mìí ju bó ti fẹ́ràn ọlọ́run lọ ẹ jẹ́ fún ilé example tí tó kéré tẹ́tẹ́tẹ́ ma wọ́n pèrún gbogbo wá sí mọ̀ pé ní ìrún tí wọ́n pè yí ọlọ́run ní ń pè kọ́dọ̀ ó jẹ́ bọ́ọ̀lù kọ́dọ̀ ó jẹ́ ràn kan lórí tẹlifíṣàn bẹ́ bá fẹ́ wọn mahabba àwọn èèyàn ìjójú tọ́lọ́n lọ àbóse déédé àbí tọ́lọ́n ló borí ẹ̀rẹ̀ àwọn èèyàn wó pín sí bí ọ̀nà méjì àbí mẹ́ta mọ̀mìnínà gbogbo wọn o ààrẹ ni tó wọn ó ní kí ni rádàràdán kí ni wọ́n wò mẹ́ kí ni wọ́n ń ṣe kí ni wọ́n gbádùn bí tí wò yìí mí wọ́n ń èyí ohun ìfẹ́ tọ́lọ́hun ó ti ṣe kí ni ó ti borí ìfẹ́ nǹkan mi kò wọ́n jẹ́ nífẹ́ nǹkan ohun rárá ẹlòmí ń bẹ ìfẹ́ tọ̀hún náà tí kú lọ́kẹ̀ àmọ́yó ni a ah, bí ọba yà gbàtán náà wọ́n gbàtán o èmi ọlọ̀ kí magribi iye ta bá bá náà kè yọkú lọ́kàn tí ẹ àmọ́ wà láì yọ́lọ̀ kírùn náà ẹlòmí yóò kí o àmọ́ bá ipá agó mẹ́sàn ni wọ́n tó gbàtán àbí ni wọ́n tó ṣe tán bí ẹ ti ń wò ńgbà wọn ló tó wá ṣe kíni ńgbà wọn ló tó wá dọ́lọ́n lóhun in tí alkùnránì wínú walladhina amanu ashaddu hubban lillah níjọ́ èyàn bá ti rí pé òun fẹ́ nkankan déédé bóhun ti ń fẹ́ tọ́lọ́hun àbọ́tẹ̀ wá wọ́s in wá ń fẹ́ràn nkankan jú bóhun ti ń fẹ́ tọ́lọ́hun lọ inú èyí la ilaha rẹ̀ ọ̀kan ti kán bẹ̀ o kí lè yín náà kí ni májẹ̀mú náà al-mahabba ká fẹ́ràn ọlọ́run ká sì fẹ́ràn gbogbo tọ́lọ́run bá pè wá sí kọ́lọ̀n kọ́ mọ́ṣà sí rọrùn fí mẹ́ àti wọ́n náà bẹ́ẹ̀ májẹ̀mú kẹ lónìí ẹ májẹ̀mú àti al ta wílẹ̀ kan wọ́n súnmọ́ra wọn kí lápé al kí nǹkan tẹ́yàn lọ́rùn ọgbà ọgbà bí wọ́n ti wí fún pé bọ́lọ́mọ̀ ṣe fẹ́ ní kò jíyàn kò sínú idhaqila lahum la ilaha illallahu yastakbiru kò sí gírí mọ́nkáì kò sọ òun lólúwá pé àkíyèsí wá nù áyàkannù sọ́rọ̀ inú al-Qur'an al-Karim olúwa ní fàlá wa rabbika la yu'minun hatta yuhakkimuka fima shajara baynahum ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما تسليم ننجن قياته wa yusallimu taslima níbo mi olúwa ní wa man yuslim wajhahu lillah ẹni wájíwú lè túnmà gbogbo ara ìyẹn ni pé ni ó ju gbogbo ara rẹ̀ lẹ̀ fọ́lọ́hun pé n tó bá wọ́lọ́hun ni kó fi hùn sí ọ̀tẹ̀ lọ́rùn dépò ayè kan ẹ̀wà àyà tí mo kà fún yìí olúwa ní báwọn kan bá ń jà láàrin ara wọn o ìṣẹ̀lẹ̀ kan ló lójú ayà nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n sì ní mọ́mẹ̀ nílà wọn fàláwà rọ́bìkà olúwalóhun fi òun ọlọ́run wọn ara wọn fi búra láàyò mẹ́nà wọ́n è jẹ́ mọ́mẹ̀ ní o hàtàyò hàkì mọ́ká fi máa ṣàjọrọ̀ bẹ̀ iná títí tó pé wọ́n ni wọ́n yàn ládájọ́ in tó bá sẹlẹ̀ láàrin wọn wọn ní kó lọ lé ẹjọ́ àkọ́kọ́ nù ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ náà ni ò ní choice mi ọlọ́lé ẹjọ́ sẹ̀rí àlóòtọ́ àmọ́ wọ́n ti lọ ọbẹ̀ ní ìjẹ́ yíò tó kò tó olúwa ni hatta yuhakkimuka fima shajara bainahum thumma la yajidu fi anfusihim harajan mimma qadayt bí wà náà bí bá ti wá dájọ́ fún wọn ẹni ó ni ó ẹni ó ni ó ẹni ọ jẹ̀bi láyé jìdù harajan fi àǹfúsì kò ní ro èrò búkan sí wà nẹ́bí torí sẹ́lẹ̀ tó sẹlẹ̀ ń gbà náà òun ni pẹ́nìkan tó jẹ́ mẹ̀lẹ́bí ànẹ́bí tó súnmọ́ ànẹ́bí sọ̀lọ̀sọ́lọ̀m òun àtẹnìkan tí wọ́n ọ̀tàn pẹ̀lú ànẹ́bí wọ́n já wọ́n sì kó wá bá ànẹ́bí sọ̀lọ̀sọ́lọ̀m sáànẹ́bí ọwà yẹn ni ó jàre jẹ́ nítorí wọ́n mọ́bà pé mo gbè lẹ́yìn gíní mo gbè lẹ́yìn èèyàn mi bí ọlọ́run ọ̀rán ànẹ́bí bẹ́ẹ̀ káwá pé òun lọ́jàre o àmọ́ ẹjá dá lẹ́bi torí káwọn èèyàn mọ́ mọ́ pé ànábìdá aláre nítorí pé èèyàn rẹ̀ ní ẹni tó jẹ́ èèyàn tànẹ́bì lọ́wà lórí ẹ̀tọ́ òun lọ́jà rẹ̀ ń jọna bẹ́ẹ̀nà lànẹ́bì sì dá jíjáde tí wọ́n wà jáde ẹni ọ jẹ̀bi wá ní kọ́ọ̀sì àti mọ́ wípé à kọ̀gbọ́dọ̀ mọ́ rí bẹ́ẹ̀ <laughs> wájú ọlọ́run àtànẹ́bí sọ̀rọ̀sọ́lọ̀m kò tó láyé jìdù fí àǹfúsìhìm harajan mẹ́mà kọ̀bọ̀ ìta kíníkíní kan gbọdọ̀ ní sílẹ̀ mi rẹ̀ mọ́bọ́lọ̀m bá ti dájọ́ tànẹ́bí bá dájọ́ sọ̀rọ̀sọ́lọ̀m wọ́n yù sẹ̀límú tẹ̀sí kọ́dọ̀ wà fi tọwọ́ àtẹsẹ̀ àtara rẹ̀ ó gbogbo ẹlẹ́ fún dájọ́ tọ́lọ́run òun ni májẹ̀mú alìnkìyàdù ní ojú ọwọ́ ojú ẹsẹ̀ ojú ara lẹ́ nǹkan yìí ọfọkàn sí ọwá ti débẹ̀ kódò ti sílẹ̀kùn ìjẹ́kọ́ wọlé wọn bá wí fún pé ọlọ́run ọmọ fẹ́ kíyàn ọwọ́ yàyìn ó sì padà sẹ́yìn ẹwò tàwọn sọ̀hábí anẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam nígbàtí islam dé díẹ̀díẹ̀ lọ́lọ́run kọ tí mú ìbẹ̀nú àkọọ́lẹ̀ pé ìjọ tó òfin wá dé pé ẹnìkan ò gbọdọ̀ mú tí mọ́ o alìnkìyàdùnà ìjú ọwọ́ ìjú ẹsẹ̀ ìtẹ́ẹ̀yàn lọ́rùn tààrà wọ́n lẹ́ni ó gbé ti ẹ̀ lọ́wọ́ báyìí tó ti dé ètè rẹ̀ ó sì ju àhá tó fẹ́ fi múhùn ó sì káwọ́kò mẹ́ ó sì ń bọ́lẹ̀ ìsìn fọ́ ìsìn dánù sí wọ́n náà mọ̀túnmọ̀ yíhun ọmọlẹ́bù imẹ́ nìbáhùn pé èyàn ti kọ̀sẹ̀sẹ̀ gbé ẹbá ń gbégó ǹkankan ní bẹ lọ́kàn rẹ̀ ló pè pé ẹba ń gbé igò kìíní wọ́n wá gbé déwájú ẹ̀tàn ẹba ń yọ bí kí wọ́n máa dáná kí wọ́n náà ti máa gbóòrùn pé á ọbẹ̀ ìdùn wọ́n wá gbé wọ́n gbé síwájú rẹ̀ wọ́n wá gbé síwájú rẹ̀ tán wọ́n bù wọ́n kọ́ wọ́n wá gbómi ìwúyọ́ fún ọwúyọ́ ọwúyọ́ tán ó bú òkèlè orún bẹ̀ẹ̀ ọwá gbèdé báyìí wọ́n á ní ọlọ́lẹ́yàn ọmọ jẹrú òkèlè wọn òpòlò sí ìjọna ṣe ìwọ̀n lọ́nà wà pé ẹ́ ẹ̀ráfún kílẹ̀ wílẹ̀ kan bẹ́lòmí ó ti wínú in ti ń jẹ́ kì á ló tààrà pẹ́rẹ rẹ̀ mú o torí pé ọkàn rẹ̀ ti so púpọ̀ àmọ́ ọgbọ́gbọ́lọ́wọ̀n àpẹẹrẹ sí pọ̀ tààrínú àwọn asájú wa ẹjẹ́ tó fún ilá pẹ̀rẹ̀ mi wọ́n pè masalasi kan ní masjidul kiblateni ní madina ìtumẹ̀ ní pé masalasi tó ní kébìlà méjì kìí se pó ní kébìlà méjì àmára ìkìyàdù ká tètè gbà ká sì juwọ́lẹ̀ yẹnyẹn àwọn sọ̀hábí annabi sọ̀sọ́lá mú kírùn lọ́wọ́ wọ́n ti kíra kàkàntán ni wọ́n kí wọ́n ti kíra kàkan tán ọ̀tọ̀ níbi tí wọ́n kọjú sí tẹ́lẹ̀ nípẹ̀rẹ̀ islamu Baitul Maqdisi lọ́lọ́ ni a ma kọjú sí ìtumọ̀ Baitul Maqdisi ní pé sẹ́mọ̀ kébí tí kíbìlà wà ní ibi tí kíbìlà wà níbi tá ń kẹ́yìn sí tẹ́lẹ̀ opposite ni wọ́n síra wọn ẹnìkan wá ah ibi tẹ́yìn sí ń èmi kírùn alẹ́ ànálẹ́yìn ànẹ́bí sọ̀lọ̀sọ́lọ̀m ọlọ́n ti ní ká nẹ́bí oyíjú padà kó ń bí kọ́kọjú sí maka ẹmọ wo gbígbà yanyan lórí ìrùn ní náà wọ́n wá pé àgbà ti bẹ̀rẹ̀ ilé iná kọ́dà bí wọ́n jí sí ànẹ́bí fún wa lórí ìrùn yẹn náà wọ́n ti ṣe kíni ni wọ́n ti ń tọ́nù kúò ní baitul makidisi wọ́n sì ń kọjú sí kíni wọ́n kọjú sí ibi tọ́lọ̀ ní wọ́n kọjú sí ìtọ́ sọ di pé mọ́sálásí o ní kẹbílà méjì so àwọn àpèjúwe yóò jẹ́ agbọ́yé pé bó ti lè wù kọ́kàn wọ́n wà ń bí nǹkan bó ti lè wù ká fẹ́ràn ẹ̀ tó bó ti lè wù ká ti tara bọ́ tó ní àpèjúwe ẹni ó ti bòkèlè tó fẹ́ jẹ́ níjọ bá ti tọ́ bá ti gbọ́pọ́lọ́wọ̀n ọ̀fẹ́ illallah tí ma fi wúlò fún yà ní kọlọmọ́sí àjẹ́ wúlò fún gbogbo wa o aṣartu sáàbẹ̀ májẹ̀mọ́ ilẹ̀ keje al-ikhlas al-ikhlas gbogbo la ilaha illallah tí ó bá ní ikhlasu nú kò wúlò kí la ń pè ní ikhlas o ní kásẹ̀ nǹkan torí tọ́lọ́ torí tọ́lọ́run ọba nìkan kọmọ̀ ní torí torí mi wọ́n ma umeru illa liya'budullaha mukhlisina lahu ddin olúwàlá àpáyín láti ẹnkankan mí o àṣẹnu o wọ́n ma umeru illa liya'budullaha mukhlisina lahu ddin òun làwọn àgbàlagbà ńlẹ̀ Yorùbá wọ́n ní wọ́n fọ ẹ̀sìn wọn mọ́ kànga in tí wọ́n wẹ́ fún fífún wa náà ni pé káníyàn mí ọmọ lù mọ́ bọ́ bá lé ọ̀sẹ̀ nǹkan yí nítorí tọ́lọ́run kọjẹ́ gẹ́ bá bá wádìí ẹ̀ látókè délẹ̀ àníyàn tọ́lọ́run náà ni kí wọ́n rí mi pé mi mo sí kò ní sí mbẹ́ káyí ó lè gbọ́ pé mi mọ wà ń kò ní sí mbẹ́ kí wọ́n lè yìn mi pé mi mọ màá sí jù kò ní sí mbẹ́ àti kárí mi àti ká gbọ́ mi ọgbọ̀rọ̀ kò nú ẹ̀sìn gbẹ́yàn bá ma sí láìláha illallah àti gbogbo tí la ilaha illallah kọ́ wa pé ká ṣe agbọ́dọ̀ rí pé ń torí ìtọ́lọ́run ọba nìkan òun la fi ń ṣe òun la ń pè ní al-ikhlas gẹ́gẹ́ bí ẹ̀rí takànú ayal Qur'an ni wọ́n júwe fún wa pé la ilaha illallah ta nẹ́bí pé ní kọ́kọ́rọ̀ alìjanna o e ọmọ ní eyín torí pé kò sí kọ́kọ́rọ̀ kan tí ò ní eyín tí ẹ eyín tí kọ́kọ́rọ̀ kan fi yàtọ̀ fún kejì náà ní èfi síra wọn bíyàn bá wá fẹ́ mú kọ́kọ́rọ̀ tí ó lè sílẹ̀kùn alìjanna fún àbíkọ́ mú yìí tí ó lẹ́yìn lọ́wọ́ wọ́n wá ní kí lẹ́yìn rẹ̀ kémi rẹ̀ ọmọ ma dàmú àwọn àfáà wá wọnú al-Qur'an wọnú súnnà annabuwa muhammadu sallallahu alaihi wasallam òun ni wọ́n fi kó méjèèjì yìí jọ kàtún ra wa létí bọ́lọ̀mbá ní àrí ìdẹ̀bẹ́ kìlá alákọ̀ọ́kọ́ alìlmù kíyàn onímà kọmọ ma wí láìlá ìlàlá pẹ̀lú àìmàkà matúmà láìlá ìlàlá gẹ́gẹ́ bí àṣẹ ọlọ́run fa'alam níbi èyàn ti rí ọ bí èyàn ò ti rí ọ kún sọ́dìkà máàlá mádàbí àwọn tọ́lọ ní yóò háàdì rúnà lọ́ha alìmọ́ bí níbi kẹfìrí ní túnmà rẹ̀ ní pé vọ́nù annahun yóò háàdì rúnà lọ wọ́n rò pa wọn tan ọlọ́run ẹnìkan tọ́lọ́run tán wà máa kọ wá dá wa lójú kí láìláà ìlàlá àti túnmà rẹ̀ bá ti ń wí ní pé alẹ́ nìkan ọ̀tọ́ síṣẹ́ ká fún ní nǹkankan tó jẹ́ tọ́ọ̀tọ́ lọ́hun kọ̀sẹ́ni ọ̀tọ́ sí kọ gbà lódòdó bẹ́ẹ̀ a má pèjú ìwá pé ẹni tí islamu ti ń bá sì tún pàtàkì jùlọ ẹgbẹ́jà parọ́fọ́ ẹgbẹ́jà tanra wa ká bára wa sòdódó ọ̀rọ̀ inú bí tẹ́ ti rí kíní tó clear gbogbo ẹ̀yìn tẹ́ bá sí wà ń bẹ́ ọlọ́nkọmọ́sà yọyìn o ọlọ́mọjáwà náà kó síbẹ̀ islamu tó gbà wá láyé ká fẹ́yàwó tí èsẹ̀ lẹ́sìn wa pàtàkì jùlọ ẹni ọba jẹ́ kíní yahudi yahudiya au nasaraniya èyàn wá fẹ́yàwó ọdún kíní ọdún kejì ń lọ chọ́ọ̀chì ń lọ ṣe kérésì ń ṣe easter ẹ̀ẹ́sìn gbádùn lé ẹ̀sìn sí gíní ẹ̀sìn gbádùn ilé wà láyẹ̀ pé inú ọkọ̀ náà tó torí pé kọ̀sẹ́ni tí ò ní fẹ́ràn ìyàwó rẹ̀ kọ̀sẹ́ni tí ò ní sí gíní obìnrin náà sì fẹ́ràn ọkọ̀ ẹ̀ ẹ̀dàkùn sí yọ́ mọ̀ wá wà láníyàn bí ọba tí èyàn bá ti ń wo pé ní bọ́yá ti ẹ̀hùn náà bọ́yá o lè ń fi hàn pé kò sí gíní kò sí yàkínú inú tí ma wó la ilaha illallah on the doubt ashak aliyakinu almunafi li ashak odi mélòó báyìí odi mẹ́ta ẹ̀kẹrin ni alkobul kagbà la ilaha illallah ní ọba ti ń wí kagbà mọ́gbéraga ní ọba ní bọ́lọ̀ tí mọ́ pé àbá olóòlósì lè rí báyẹn kọ́dẹ̀ lómi fẹ́ lè ké bó lọ́lọ́n se lè se báhùn ògbòrú nǹkan báyìí mẹ́yàn bá wulẹ̀ wọ́n wílá ilaha illallah lẹ́yìn ìgbà náà òwúlò máa ò odi mẹ́rin ẹ̀ka àrùn alìmọ̀hábà la ilaha illallah mọ́ wọ ọlọ́run bí ọlọ́pàá fẹ́ràn ọlọ́run gbà pé ọlọ́run ọba tí ọ dáa ni kìí sọ bá pé bàbá kú se tó wí nìsìn yọ́kàn yọ́kàn fún yọ́kàn fi yàn náà ni ọmọ ẹ̀sìn ọlọ́run bí ìgbà tí èyàn ń sáfọ́ ọlọ́pàá kọ̀dá o èyàn gbọ́dọ̀ fẹ́ràn ọlọ́run kọ́dà kọ́ wá fẹ́ràn ọlọ́run ju gbogbo kíni gbogbo nǹkan yóò lọ olúwọ̀pí a mọ́ fẹ́ràn nǹkan míì àmọ́ mọ́ fẹ́ràn nǹkan míì bí ìfẹ́ rẹ̀ sí tọ́lọ́run èyí tó tẹ̀ wá burú ni pé kagbà tí inú tó dé kájúwọ́ kájúsẹ̀ kájú gbogbo ara wálẹ̀ fún la ìdáha ìlọ́lọ́ ẹlẹ́ẹ̀keje ohun ni al-ikhlas bàbá wá ń se la ìdáha ìlọ́lọ́ àtàwọn sẹ́ tí la ìdáha ìlọ́lọ́ ní a se kárí pé nítorí tọ́lọ́run ọba nìkan ẹ̀yìn rí òní ti wọ́dánù àbẹ́ ìjẹ́ ọ̀tí ẹ̀ lẹ́yìn rárá èyàn ma wá fi yún lẹ́kùn alìmọ́mù wá bá bí múná bá ní mẹ́yàn bá mú kọ́kọ́rọ́ tí ó lẹ́yìn wá lam yófta lẹ́kùn ní sí lẹ́kùn fún ọ lẹ́kùn é sí o wọ́n náà yọ kọ́kọ́rọ́ àpò rẹ ní sin ọkàn ẹ̀yìn rẹ̀ wá dílé òfin torí àwọn kankan ṣẹlẹ̀ tó lúwa ti fò èmì rẹ̀ láà ní alkiyama ká fojú wo nǹkan méjì tó lè ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ la ilaha illallah ta ń wí ta nẹ́bí júwe pé kọ́kọ́rọ́ alìjẹ́nà ẹnìkan wà ní kọ́kọ́rọ́ bèèlè yọ́jẹ̀ sílẹ̀kùn kò ní kíni kò ní kọ́kọ́rọ́ ẹnìkan wá ní kọ́kọ́rọ́ kọ́dà yìí tó ń tọ́jú ẹ̀ ń dì mọ́ sókòtò kọ́mọ́ bá ṣe gíní kọ́mọ́ bá sọnù àmọ́ kọ́kọ́rọ́ yẹ̀yìn rẹ̀ ti ṣe gíní ó ti kán gbogbo ẹ̀yìn ó ti wọ́dánù àwọn méjèèjì wá dẹnu ọ̀nà alìjẹ́nà lápèjúwe gẹ́gẹ́ bí àdífì ìlà ń túwò mẹ́fútàáhù alìjẹ́nà ta ní pòsíṣàn rí ó burú jù ń jọ ẹni tọ́mọ̀ fún òkú ní kọ́kọ́rọ́ òun náà retí pé ẹ̀ bọ́yọ́lọ́ lè pé àlè sọ bí àṣà gbé wọ́n ní ẹ̀fọn lè já bàálù lòun bá lọ ẹnu ọ̀nà àlìjẹ́nà àmẹ́ tí ó burú jù ọlọ́mọjá wà rúpò bẹ́ẹ̀ òun lẹni tí ń ràn kan pé àà kọ́kọ́rọ́ ń bẹ̀ àbí àwáṣe láìláìlá láòdí láyé ẹ̀kan bá mú with confidence ní tọwọ́ bá kò pé kọ́kàn sí wà láì ní ọ wà ṣọ́ọ̀kì jù lọ́jọ́ náà òun ni pé sẹ́rí ẹni tí ọ̀tí ẹ̀ ní la ilaha illallah òun ti òun náà kàn retí pé bọ́yá ó lè má yíwọ́ yányán ni àmọ́ kó yíwọ́ ní bóun lógigi sẹ́rẹ́ ni tí yíwọ́ tí ó bá lógigi jù òun lẹni tó mú kọ́kọ́rọ́ lọ́wọ́ kọ́kọ́rọ́ tí ò léyìn ọlọ́nkọ́ má jẹ́ mẹ́rẹ́ ọjádọ́run mọ́tọ́ o torí náà ọlọ́nkọ́ mọ́sá san alìmọ́ mọ́ wáhábábẹ́mẹ́lábà kọ́lọ̀nkọ́ san lẹ́sàn dáadáa àti gbogbo àwọn àlfáà tí wọn jáwọ́ sẹ̀sẹ̀ máa ṣe wàhálà pé à ah, kí wá lè yí láìlá ilẹ̀lábò láti mọ̀ àìmọye years of research làwọn se ni wọ́n fi wá kó gbogbo ẹ̀jọ fún wa pé à ah, àrínú alkùránì báyìí àrínú àdíthì báyìí pé mẹ́yàn bá fẹ́ wí láìlá ilẹ̀lá tí ó wúlò àfikún ní nǹkan báyìí àfikún ní nǹkan báyìí هذا والله تعالى أعلم وصلى الله وسلم وبارك عليه